وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله قد أمرنا الله سبحانه وتعالى بهذا في كتاب العزيز في مواضع كثيرة قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام هذا الدين دين سماوي فطري يسد الله سبحانه وتعالى به الفراغات الباطلة المحدثة من قبل الشيطان خصوصا في كل أسرة من الأسر فإذا اشتبه واختلط حال الزوجين وادعى الرجل على زوجته النشوز وكذلك هي ادعت عليه تقصيرا في حقوقها أو ظلما في بعض حقوقها واشتبى أمرهما لا بد من وقتئذ من بعث الحكمين يحكمان بينهما فيحكمان في التوفيق وفي التفريق وربنا سبحانه وتسامى علق هذا على النشوز والشقاق بين الزوجين فهذان الحكمان هل بعثتهما من قبل الحاكم أو من قبل أولياء الزوجين أو من قبل الزوجين ففي هذا خلاف عند العلم وسنعرج على مسألة إن شاء الله قريبا أمة الإسلام وهذا أصل من أصول الإسلام بين الزوجين عند اشتبي أمرهما لذلك قال الله سبحانه وتسامى في سورة النساء وإن خفتم شقاق بينهما فبعثوا حكما من أهله وحكما من أهلها إن يريد إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا ọpọ̀ ni fọ́lọ́gbà tó síwá ní musulmi an tọrọ alikun ikira ti gẹ̀rẹ̀ fan nabi sallallahu alaihi wasallam ẹn tọrọ bá láti bá ma jẹ́ kẹfún gbogbo wa aláwọ̀ bá ní sàfikún kí an nabi wa bá ní sàlikún ọlá rẹ̀ àti àwọn ará ilé an nabi àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pàlámọ̀tọ́ ọkẹ̀ pẹ̀lú an nabi sallallahu alaihi wasallam ní

chairman nuramed yóò kù olórí ẹbí yóò kù ọba ìlú yóò kù ìgbò ń kàlùkù wá déwájú ọba dẹ́dẹ̀ yìí ìpáyà rẹ̀ tó ń kàlùkù bá ní tó múlọ pàdé rẹ̀ ní padàyà tòótọ́ oníọwà sí wọ́n láǹfààní ọba dẹ́dẹ̀ àdápọ̀ àmbẹ́ ọ jẹ́ wà ní ẹrú rẹ̀ tí ó náà ni ríra nẹ́bì síwá sallallahu alaihi wasallam tó gbogbo tí ìrẹ̀ bá jẹ́ orí pé kò ní jẹ́ nǹkan kamọ́ náà ni ṣùgbọ́n tó bá wá di gbangba alìkíyàmà tí èyàn ma wà gbére ìmà nínú ẹ̀rin tàbí ìmà nínú ẹkún kóròyàn wá jẹ́ títà lákọ̀ọ́kọ́ a oore ńlámà ni o ọba dẹ́dà wá ń bẹ́ ọ nínú àwọn tí ó gbọ̀ tí ó gbà tí ó wà sí láǹfààní láyé ń bí àti gbangba alìkíyàmà oní ajẹ́ o jẹ́mẹ́à annushuza wa shiqaq bayna az ọkọ àti àwọ ọ̀gbọ̀ra wọye a nínú ṣúzù yìí wà nùfúrù yìí wà ṣìkọ́kù yìí kọ̀dìyàkúnù min jánibin ó lè jẹ́ pé ìyàwó òun lọ fẹ́ máa síṣẹ̀ gbé ọba dẹ́dà fi mẹ́ta alẹ̀ fún obìnrin tó fẹ́ máa ọba dẹ́dà fi ìlàjù mẹ́ta alẹ̀ fún náà ni ogun sáàrẹ́ tọ̀fẹ́ máa ọwa ọwọ́ agbẹ́mẹ́tẹ̀ ìtasọwọ́ ọkọ àkọ́kọ́ o náà ni wáàsí ní wáàsí tọ́ dáa tó píọ̀ ẹlẹ́ẹ̀kejì obìnrin yóò gbọ̀ wáàsí náà ìyẹn ibùsùn rẹ̀ lódì ẹlẹ́ẹ̀kẹta nígbàtí ó tún gbọ́mí ẹlẹ́ẹ̀kejì tí nínà náà ní sí kí ni o tí ò ní hàn lára rẹ̀ a jẹ́ wípé nínà yìí kò ní lẹ́tọ̀ àfìgbàtẹ́ èèyàn bá fi dípò gbóòlò mọ́kọ̀ obìnrin tó pin lẹ́mìká àfẹ́ ẹ̀kọ́ tàti wá sí fún tàti ẹbùsùn rẹ̀ lòdí òun náà lóbìnrin tí ọba àdẹ́dà yọ̀ǹda pé kánà nínà tí ò mẹ́tẹ̀ẹ̀ta i pé ìlàjú tó bèèrè nù tó bá wá jí ọkùnrin níyàwó rẹ̀ kẹfì wípé ìwà tí ń wí ìkọ̀tẹ́ ma ah sọ́rọ̀ ò lè já sí bí káwò ọba dẹ́dà wá fi ìlàjú kan le ọwà gbèsọ́dọ̀ obìnrin kí ni ìlàjú náà òun ni àtúnṣe o náà ni kó bí ọta na zala an haqqin min huquqiha níbi ọ̀kan nínú àwọn ẹ̀tọ́ rẹ̀ eto ẹ̀tọ́ tó lọ́dọ̀ ọkọ kó wà nǹkankan láti fi ó le ti kíyèsí nínú tí ń bí ọkọ nú ó sì lè mọ́ kíyèsí kó ọ̀kan wò pé in tí mo lè fi rọ ọkàn rẹ̀ rí a ní kí lórí tàà fi ríyìn sí àbòsí nítorí pé obìnrin wọ́n è sábà dágbéfẹ̀ obìnrin è sábà dárunú wọ́n máa sábà runú papọ̀ ní yọ́ ma fi lọ́rú àwọn èèyàn bí rẹ̀ yọ́ ma fi lọ́rú èèyàn bí rẹ̀ ọ̀bára ẹni wà láti tàkọ́fún ní ti

الزوج ادعى النشوز على زوجه ọkùnrin nígbà tí ó rọjọ́ kalẹ̀ ọlọ́mọbìnrin bí ìgbà tí èèyàn fẹ́ síse lọ́rọ̀ rẹ̀ lọ́dọ̀ ọ̀run nítowó òun èéfí jẹ́yà nítìmọ̀ràn

sọ́ọ̀kọ̀ mi ẹnu wọ́n dùn àà ẹtí wọ́n rọ̀jọ́ pa ní ọwọ́ àwọn èsì èyàn rí bí ẹsẹ̀ ríun àti sẹ́bẹ̀ lẹ́nìsìn àà ilú òun fowó lẹ̀ olóòsọ̀pá àti sẹ́bẹ̀ lẹ́nìsìn tí wọ́n bá ti lọ gbéjà báyìí èyí tó bá yá wọn wà lẹ́yìn oṣù méjì wọ́n sì pa fóònù ni irú kẹ àlélé wọ́n sì fi àwọn lẹ̀ ọ̀rọ̀ wá dàrú ìbò ládàjọ́ sí lọ́tún ládàjọ́ sí ló sí ṣùgbọ́n tá a bá wọ̀rọ̀ ìrìn ibi tọ́rọ ọjà sí náà ó túnmọ́ káà méjèèjì ọpadà tira wọn lẹ̀ ìgbésẹ̀ wo lọ́lọ́run wá ní kagbé ìgbésẹ̀ yìí fúnra ọba dẹ́dà lọ́tà wá láàrẹ̀ láti sánmà nítorí kíni kí lè wọ́n bà máa fọ́ nítorí kíni kọ́nà wọ́n bà máa dàrú ọba dẹ́dà wá ní wà in khiftum shiqaqa baynihima tẹ́ ẹ bá ti rí wípé èdè àìyedè ó ti wà láàrin méjèèjì ó ń kálukú nísìn dúóndúó we are right ọkọ ń sọ wípé i'm right ìyàwó lè ń pé i'm right ààrẹ nìkan ti sọ pé i'm left láọkọ láyàwó àwọn ọ̀jọ̀gbọ́n nínú àwọn èbò tàfẹ́fẹ́ sọpọlọ ti wọn wọ́n ní we are right is war we are right is war kí ló fà ilé ìpé orí ilé gbà èmi ní mọ́ jàre èmi nípa àádájú ẹ̀rù ní èmi mọ́ jàre wọ́n ní ibi tí wọ́n forí ẹ̀sọ ogun ni ogun tẹ́fì sọ bẹ́ẹ̀ wọ́n nítorí pé we w lọ bẹ̀rẹ̀ rẹ̀ a a lọ ráìtì arúlọ bẹ̀rẹ̀ rẹ̀ tí wọ́n bá mú mẹ́tẹ̀ ẹ̀ta ń papọ̀ in tí fọ́ọ̀mù wọ́n náà rú we are right is war wọ́n fọ̀ bí ọ̀pọ̀ kẹrìnú ọya ẹwà farabalẹ̀ pẹ̀lú wọn kí wá ní tọ́bà dọ́bà kọ́ láṣẹ wà ní kíftum shiqaqa baynihima fab'athu hakaman min ahlihi à ọlọ́njọ́ ọlọ́njọ́ gbogbo àwọn tó jẹ́ wípé ìkọrẹ nílẹ̀ ó ti gbẹ́yò sínú sẹ̀mí wọn ọlọ́mbà ni díò èyí tó ṣe dá padà ọlọ́ndakùn bá ní yẹjú ẹ̀ èyí tó ti bọ́ ayé kún kọ̀ṣẹ́ lè gbé máa fi ọba dẹ́dà egbò ni tí ò lè sànmọ́ láíláí ẹni ọba ti tọ́wò rí o ní ọmọ wípé kò sí tẹ́lẹ̀ fún ẹ̀jẹ́ lẹ́yìn rẹ̀ tí ó padà dùn kẹ́ẹ́sẹ̀ tọ̀láàkù wọ́n ní ẹ̀yìn arúgbó ẹ̀yìn rẹ̀ ó gbàpòlá ìyà tó ti wọ 135 wọ́n ni a ah, tí bá ṣe pé tí wọ́n bá lè ẹ̀yìn lápòlá ní ẹ̀yìn olú èyí wọ́n gbàpòlá in tí ó tẹ̀yìn rẹ̀ jáde inú ìbànilẹ́rù tí wọ́n bá sì bí mẹ́rẹ́kẹ́kẹ́ ṣùgbọ́n tí ò ní jẹ́ alẹ́lẹ̀bẹ́ẹ̀ in tí ó gbẹ̀yìn rẹ̀ náà ni kí ni máa gbẹ̀yìn rẹ̀ ìlà ń pariwo yìí inú fà tó ó fún wa mo fẹ́ níyàwó ó fún mi mo fẹ́ lọ́kọ tó ẹ mọ́bẹ̀ ó fún rẹ̀ ọ̀kanú àwọn sọ̀hábà ọfọ̀ mẹ́ lọ́kọ lágídí ọmọ náà wọ̀n lọ ohun òsìfẹ́ ló fà pàpàpàpà ó fà dọ́dún sí ọlọ́run ó sí ọlọ́ni ọmọbìnrin kí ló wí bọ́ọ̀bá ló ṣe fi mí lọ́kọ̀ sí mẹ́rin ní gbẹ̀bẹ̀ ìfẹ́ ó sí ọlọ́ni àwọn ní ẹ̀ kọ̀fẹ́ ló wí ohun ọmọ ilé ìtì gbọ́n ọmọ tó wá sí o nígbà gbogbo ẹ̀wà rọlẹ̀ wà ní dáná mo sì wà gbà padà mo fẹ́ kí bàbá mi ọmọ wípé àwa náà lè dánú a sì lè dádì sáìdì ẹ̀sì sí stamp ọmọ tọ́lọ yọ̀ǹda fún yẹ̀kẹ́yìn òfin lọ́kọ̀ọ́ o lọmọ tí ò tí ìgbà débi kọsọ̀ wípé ohun òsì tó mọ́ bá ti ẹgbọ́n e tó lè sọ pé báyìí pẹ̀lú pé èèyàn náà nígbàtí ẹgbẹ́ lọ gbẹ́bọ̀ gbogbo etí ti ń gbọ́ náà rí wípé àbòsílẹ̀ mẹ́mí àfá Ibrahim aláwìyé wá ní ẹ̀ ẹn tí è lọ sí outing tí ma lọ jáde ní bí wọ́n bá kó ìdí ṣẹ̀rí airport yóò fẹ́ ọmọ rẹ̀ o ọmọ wa ni a sí bí islamu ni wọ́n ṣe jẹ́jẹ́jẹ́ òkú lè yí ọ kò lè yí ọ plus 1 yóò máa sá iná rẹ̀ ìtàzọ̀lù ìwọ ọmọ ìyẹsá ìwọ mamir ìwọ mamir ṣó inú gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òkú ṣe mẹ́sẹ̀ sí ẹ̀yà yìí ni ọ̀tọ̀lẹ́ tí ó fàbọ́ ọ̀tọ̀lẹ́ tí ó fọ́fọ́ ọ̀tọ̀lẹ́ tí ó nulẹ̀ ọ̀tọ̀lẹ́ tí ó gbàlẹ̀ ó wá ní kọ wá fi ọmọ náìbù amir tó jẹ́ pé ipò rẹ̀ ọmọ ahsan torí wípé kèé sí gbogbo ọgbà oní àlámájàrí wọn àwambọ̀ ọkọ àti ìyàwó ti wá ń gbúra wọn ìfẹ́ ti ń lọ sí ẹ̀sìrí dáa wíwẹ́rẹ́ ọkọ àti obìnrin ti gbélé pọ̀rì tó lé lọ́dún mẹ́wàá o súnmọ́ra wọn pé sí ìjọjẹ́ ń pọ̀ ẹmbà ọkọ̀ dé tọ́ilẹ́tì yóò dùn fẹ́nì kejì ó ń tọ́ ìbá àti ṣe tẹ́ nígbà bá kó rẹ̀ ọjọ́ tó ní ó pè olóòtò rẹ̀ ẹ̀mà ní oòrùn bí ẹ̀ṣẹ́ ló gbèsè ayé wọn nù ọ̀pọ̀lọpọ̀ ẹ́ sàmẹ̀wò pé ah, ara ilẹ̀ tí ń ṣúṣẹ́ ní ilẹ̀ ni torí inú olé ẹlòmí ìfẹ́ tí ó tó pẹ̀lú pé wẹ́n ibi tó kù sí ẹ̀mà fi mọ́ nìgbé kéyàn ọmọ rí tí ó ma jíngà rẹ̀ síbi dáadáa igan ni ojú owó ah! imá nìlú dáadáa pọ̀ ọ̀dọ́ ọlọ́run ṣùgbọ́n tí sẹ́límọ̀ ìbá bọ́mọ́ mi lọ irú ìgbàtòjọ́ pọ̀ fún mi gbogbo bẹ́bà sí bọ́sí ni ó sáàsù dákọ̀ ẹ̀ ní sórí burúkú ìbá ti ẹ̀sáwò ní olébẹ́yìn olóògán ọkẹ̀ yóò mọ̀ balẹ̀ ìpẹ̀ alhamdulillah ayé mẹ́gan plus and minus ní ọba ti nìkan ó ní mi bó ní mi ò ní nìkan sáṣì wà náà ni wọ́n mọ́ tó wá ń sọ yìí sẹ́límọ́ burú díẹ̀ ní àà sẹ́límọ́ ìfẹ́ tí mo ti ní sí ohun ó pé mi eyín ní ọmọ ní ọmọ ní ọmọ tún mẹ́ ní èyẹ̀ sí ọba dídà wá ní àìjọgbọ́ ẹyẹ ti ṣẹlẹ̀ ọkọ ń pò lòun járe ìyàwó sọ pò lòun járe kíláwà sí fẹ́bíhásù hakaman min ahìlìhì wà hakaman min ahìlìhà tààlà ní hakamu òlẹ̀ntà ní rọ̀dínà bí hukmik ja'alnaka baynana li tahkuma alayna ẹni tó lè dájọ́ lé ní lórí a wà yẹn olùdàjọ́ méjì hákámù wọ́n yàtọ̀ sí kọ́ bí o láwọn ojúlówó kan hákámù ìta ni ọ̀yàn ìkẹ́gbẹ̀rọ àwọn mímọ̀ jẹmọ́ ẹwọ bí tọ́lọ ń gbé ọ̀rọ̀ ọlọ ẹwà awọ ẹn tó wípé àsáàbù tẹ̀ṣbíbì làwọn man shabbaba imra'atan ala zawjiha fàlẹ́ìsà mi ní gbogbo ẹni tí bá máa bóbe jẹ́ fọ́kọ rẹ̀ látà ti wá bí ó se yọ ọmọbìnrin kò lé ọkọ tàbí bọ́kọ yóò se ṣìṣe lára rẹ̀ ó ṣe ọlọ́ ní o ẹni tí tí ò rí tó dùn

ìwé ìwé ọlọ́fẹ́ <laughs> àwọn ìdákanu bí wọ́n ò sì fọ̀rọ̀ lọ sá ma wábó gírí ó sì ní ò tàbí èkó bẹ̀ iṣẹ́ tàà máa sínú à ó ń ọlọ́n ni ó ń tọ́n kì sára wa bẹ́ẹ̀ náà lẹ́tí sì máa bọ̀kùnrin náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tẹ̀ṣbíbù ẹwà wèmọ́ ọlọ́run rẹ̀ ọwọ́ ìyá ìyàwó ọwọ́ ìyá ọkọ náà wọ́n ti fẹ́ra wọn tán lówó bá fẹ́ rí lọ́wọ́ ọkọ ọmọ rẹ̀ kọwà síjọba ti pọ̀ mẹ́rẹ̀ báyìí èrò náà ni ó fún 2000 naira ṣùgbọ́n ọ̀rọ̀ tí ó sọ sí 2 million ò lera Selma Selma iye jíọ́ èmi sábàbà rẹ̀ lọ́lọ́sì láyé yí dára láti kéèkéè tí ẹ̀mí tí mo tẹ́ máa wọn ìgbàmọ̀ àkẹ́kẹ́ báyìí gbogbo ọmọ tí ẹmọ́ tààjọ́ ń ṣeré yẹ̀pẹ̀ gbogbo wọ́n dà yẹ̀pẹ̀ wọjọ fún mi ní olówó lè mẹ́ bá sí láti kékeré mi ọ̀nà ìyọ́jì ọpẹ́ kórí ẹ̀bọ̀bẹ̀ ìntọ́bá wùwọ̀ ni ó ṣe ọmọ rẹ̀ tí jù méjì lọ olébọ́pọ̀lú ẹ̀sọ̀rọ̀ tọ́bá sí wùwọ́ dókò kabẹ̀ tẹ̀ṣbíbù náà gbogbo ń ó sì lè jẹ́ ìyá náà tàbí ọ mọ́sọ fún ọ Ismailu ta bílíọ̀ ó ti kọ́lé mẹ́ta Abraman tọ̀tẹ̀lé ó ti kọ́lé mẹ́rin ó ti kọ́ márùn wọ́n wá ń ọlọ fóbìnrin Ìjẹ̀bú <laughs> ẹ̀ ń pẹ̀rẹ̀ kọ̀ọ̀kan jẹ́ ma sọ mo kekekekeke so ngbà tọ́mọ ń bá kọ́kọ́ pọ̀ tọ́yú ẹ̀mí rẹ̀ lórí ọba yìí ìwà pọ̀ ma mi òkú mara wípé mo dúpẹ́ o ṣe àwọn katókù ìwọ̀lọ́ lọ́ntí ẹ̀ kò sí ọ̀rọ̀ rẹ̀ jẹma asìlù ìfẹ́sì wá sọ fún wa ní pé dáadáa ni ọkọ́kọ́ gbogbo tó ti ẹ̀mà ibá bákan náà mẹ́rẹ̀ ríra wọn tí fi sọ páwọn ọ̀fẹ́ra hákámù yìí ẹni tí wọ́n fẹ́ yẹ yìí méjì ni o ta ni ó yàn wá àwọn àfá ọ̀rọ̀ wọn pín mẹ́ta mẹ́ apá kan ni láti ṣẹ̀rí àkọ̀tí ìlọ́ọ̀dí adájọ́ láti ṣẹ̀rí àkọ̀tí o ní ó yàn àwọn méjèèjì yẹn àwọn ará alé ìyàwó àtàrà alé ọkọ ẹni wọ́n yẹ̀wọ̀n apákanínú ìyàwó àtọkọ gẹ́gẹ́ ni wọ́n jọ yẹn haka méjèèjì àjẹ́mà àwọn ọkùnrin ká kú fúsùrú ọlọ́run fún ẹni àjùlọ tọ́pọ̀ lórí àwọn obìnrin káyé ó sì fi rọrùn ni tí wọ́n alábáṣẹ̀ láàrín ọkọ láyà

bí kọ́ sáàmà kọmọ ìyẹ fóònù mi wò kọmọ ìyẹ mẹ́sẹ́jìsì wò kọ gbọdọ̀ rí pé gbogbo bèèrè sọ̀rọ̀ àbí kí ní gagaga sẹ́yìn náà fẹ́ fẹ́ àwọ́ kejì ní sẹ́ẹ̀sì rò pé mo lè fẹ́ àwọ́ kejì kí mọ́ wà gbámọ̀rọ̀ lọ́dọ̀ yìí lọ́dọ̀ àti àtẹ̀yìn gẹ́gẹ́ lọ́tọ̀ ọládé òun ni àà níbi ojú ń pín lórí ọ̀rọ̀ mẹ́yìn ẹgbẹ́ ilẹ̀búra fún mi ṣe tí mo ní ìfẹ́ àwòlé a mú sọ́ndò tó sọ but ẹ̀yìn ní ìgbàgbé ọ̀rọ̀sà àwọn èèyàn kanú ọlọ́run dákọ̀sà wa a ń pariwo fún ta bá tilẹ̀ kùmọ̀rí tó bí àti ti mọ́ tọrọ gbogbo tí ń pariwo pé ayé lẹ́fọ̀ lórí àwọn tí ó gbẹ́yẹ ń kéta nígbà ayé abụ wa ń dà ọlọ́gbọ́ láàmù kí ló mú gbọ̀ngbú ó mọ́ sí ọmọ tọrọ wà láfúra rẹ̀ ni àwọn èèyàn bí tẹ́ o láti sharia court no ìdílé ọkọ ni wọ́n ti fẹ̀ nìkanlẹ̀ ìdíyàwó wọ́n ti fẹ̀ nìkanlẹ̀ sharia court wọ́n ti yàn wá ṣùgbọ́n ni tí wọ́n yẹ yìí asìlù náà ni ara alé ọkọ kan àtàrí sharia court náà fi lẹ́gbẹ̀ẹ́yàn wọn wọ́n wà bẹ́ láti sharia court wípé ọ̀dà ṣe ah, ọlọ́ndakùsánú wa gbogbo ẹnikẹni tó bá fi ń tọ́lọ̀ ọ̀yọ̀nú sí tó fi fìyà jẹ wá lórí ipá fẹ́ẹ́sẹ̀ yọ̀nú ọlọ́run ọlọ́run ìwọlá fàlílọ́ àníwòsì ọlọ́run jẹ́ àtúbá o jẹ́ á pàdé rẹ̀ pẹ̀lú ọ̀nà tí ó gbà yọ̀nú sí àwọ wọ́n sì dọ̀gbọ́ sọ fẹ́lẹ́ à kìí ibá fà súnà ló pẹ̀rẹ̀ filẹ̀ ìyọ́ jẹ́ à ní pàfọ́ kọ́ọ̀tù kọ̀kọ̀kọ̀kọ̀ lọ́nà àbólógbòrò láàlọ́wọ́ wọ́n gbẹ̀ṣẹ̀ lé lórí báyìí wọ́n tó bẹ́ ògúnrẹ lórí bọ́bá sí lágírí jù bẹ́ẹ̀ lọ yọ́ bàrẹ̀ lágódí wọ́n kún gbogbo àyíkọ̀ káàkiri poison bẹnu mara efu. si àwọn sì ọlọ́run ọ̀dá obìnrin kò lè dágbé kò lè dáyé rẹ̀ kìí ṣẹ̀ṣẹ̀ kìí ṣẹ̀ṣẹ̀ pé ṣùgbọ́n obìnrin kó kíyèsí ra rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin eléyìí ọmọ òrukàn eléyìí náà obe ọmọ òrukàn wọ́n wá ní tọ́kùnrin bá ti dàgbà tó bá ti bàlágà kìí ṣọmọ òrukàn ma só ti lọ́lọ́ ni bó ṣe bàlágà só ti kọ́lé ni torí pé ó lè dálé aya rẹ̀ sí báwọn obi ó tó wá máa ṣẹ́kù lọ́mọ òrukàn títí títí títí títí títí eléyìí ti bàlágà wọ́n jọ bàlágà eléyìí bàlágà lọ́mọ 16 years

ṣe mo mú ah, mi ò mú káṣì lọ kí ni àkáàdì nọmbà yẹn lẹ́yà wọ́n bàbá sẹ́ndì 10,000 naira tí ní ọmọ náà lọ ogun ìwọ́n máa ràn tó bá ti dágún mẹ́sànlá kọ pàdé mi alọ́kọ́tù kọ̀ọ̀kọ́ wọ́n rọ̀ sẹ́sì lọ́jọ́ ìsẹ̀bá ìníṣìn nígbò sí jẹ́ pé ìjọba ló fún yàn lágbára bẹ́ẹ̀ sẹ́ ń pẹ́ bàbá lóògbòrò wọ́n sáré àwọn tó bá jẹ́ lọ́yà wọ́n mọ́ tètè ìdíde sọ́rọ̀ báwọn torí wọ́n ti mọ̀ wípé ẹran bàbá ìwọ̀n lásùsí fún òrìkí ni ó wà a máa sẹ́ẹ̀tì máa mú jí máa bẹ́ ẹjẹ́ ọ̀nà ọ̀sẹ̀sìn kó ti ẹ̀lóbí ọ̀sẹ̀ méjì ó kọ dáwà ní àtàkì obìnrin ó se máa ẹ̀rí wípé pọ̀ lára àwọn obìnrin ń fẹ́ torí ẹ̀kẹ́ ni ṣe bí torí wọn náà wọ́n fi ṣe ṣùgbọ́n ti yà fi jẹbi tó fi jẹbi tó báyìí kò sí ìgbẹ̀gẹ̀ mọ́ lórí ibi ẹgbẹ̀rẹ̀ gbogbo inú ẹ̀rọ ló ti yọ àà ó kú ọmọ ṣe yọ ò àbí abẹninú bí nígbẹ́gbò lè fẹ́ sọ mẹ́yìn orí bọ́bá ṣe olówó ṣe máa ṣe sùúrù bí orí máa orí agíjú rọ ó sì jù sínú agíjú ẹrù wọ́n ni ó jọ mẹ́ ìsínú agíjú ẹrù abẹ́ ọmọ ẹ̀rọ ìrọ́lù ẹ̀rọ mi mọ̀bí nǹkan mi lọ bá ju nínú abẹ́ ọmọ inú rọ̀tàn èrò ṣe bẹ́mà ìgbà nínú àwọn èrò wá sí wa àwọn ọ̀fọ́mẹ́lẹ́ ilẹ̀ jíjẹ làwọn òjèlé ìtàn wọ́n sọ fàbí àmọ́báwọn torí pé tí wọ́n abẹ́ mọ́bá padà rọ̀ inú èrò lè mọ́rọ̀ ni wọ́n pé yóò tó fẹ́ sàánú rẹ̀ gan ẹnìkó ò lè mú jẹ ó ń sí ọlọ́run ń pè ọmọ rẹ̀ sọ́rọ̀wàtò rọ́bí wasalamu alẹ́ tí ń jẹ Fatima Fatima yóò sàmírì bá turi dín in tó bá ní ìdílé ní bí mí o ní bàbá sọ́mọ tó bá kọ́kọ̀ púpọ̀ mẹ́rù rẹ̀ wásálìkì àmà kò sí tí ń ṣe fún ọ ṣe àwọn náà sí wọ́n lára rẹ̀ sí ni sí wọ́n ní àárín tó wà ṣe bígbà wọ́n sọ páàrí nígbàtá bá ń dùn àwọn tí tó wà tí ń lábẹ́ wa tí ẹjẹ́ yàwó tí ẹjọ́ ń dùn wọn ọlọ́run bá wọ́n mú kan láti dìlé ìyàwó kí ló fà tó bá dédà fi sọ́bẹ̀ àwọn mímọ̀ ni yóò sọ́bẹ̀ nítorí wípé ọ̀wọ̀ ọlọ́run fẹ́ fi ọ̀wọ̀ wọ obìnrin yẹn àfá Jalil àfá Yakub àtẹ́lẹ́ ààrẹ wọ́n wá ń gbẹ̀dẹ̀ wọ́n wá ní àwọ̀ wà wọ́n wá fẹ́ ṣàtúnṣe ìmọ̀wọ̀rí o ṣùgbọ́n Islam pàápọ̀ wọ́n mẹ́mẹ́ fún dìlé ọkọ wọ́n má jì pọ̀pọ̀ fún dìlé ìyàwó ẹni tí ń gbé jẹ̀bú òde tó wá ní kémi àti ọlọ ṣiṣẹ́ pọ̀ lórí ìbáṣètò ilé o kí lámọ́ ń pa wọn ẹlẹ́ẹ̀kejì wọ́n jókòó pẹ̀lú ìyàwó nínú ọ̀rọ̀ yìí ni ọwà wá ọba adẹ́dọ̀ ní gbójú ilé pé nǹkan lára ọmọ kó tún wá gbẹ̀yìn hákàmù mìnà àríwá hákàmù mìnà àríwá nínú ara ní ọkọ̀ gẹ́gẹ́ tí ó lẹ̀ṣẹ́sà ti wọlé wọn ó lè bọ́kọ̀ sọ̀rọ̀ kò sígbà tí ò lè rí òun gánlẹ̀ sọ pé ń sẹ rí àbúrò mi tó bá gidi ni wọ́n bí ma ni ah láwọ́ àṣùgbọ́n láwọ́ ah, ó ní agidi bí màlúù kọ́dà àti kékeré kọ́dà àbẹ̀kọ̀ yọ́ dàgbà gan ẹ̀yẹn bẹ́bẹ̀ òtí wọ́n wà láì wọ́n mọ̀ sọ́bẹ̀ ìlú fámílì rẹ̀ pé ọkọ̀ kọ́dà rọ́lọ́ bó ṣe gbà yóò gbò ìbẹ́pẹ akọlọba ìlóko tó bá wá dórí ẹ̀tàn yá fáwọn àbúrò rẹ̀ ládà pé kí wọ́n bẹ́ń sálẹ̀ ọlọ́njọ́ ọlọ́ndakùn hakamu yóò dára ní ọkọ̀ fine jẹ́mọ́ wọ́n lè yẹ ẹlòmí ṣùgbọ́n ìpìlẹ̀ mú tó bọ́ wá di pé wà láìwá pọ̀ pọ̀takọ́tù là òṣàṣù náà ni ìmáàmù wa tẹ́kìrò ọmọ Yorùbá aládùgbò ti alọ́tọ̀ sábó là ní Kano àwọn ìpìlẹ̀ ara ara ní ìyàwó náà tí ó lè jókòó pẹ̀lú àbúrò rẹ̀ wọ́n ìsàntí ẹ̀ náà ni ṣùgbọ́nrú hakamu ah, ah. yóò jẹ́ dúkìbúrọ̀tín alá ìṣrọ̀tín nìsá yóò jẹ́ ni tó jẹ́ wípé orí rẹ̀ kún pọ̀ lórí ìṣesí ìbáṣe bóbe gbáyé olùrí ó kún bá ṣe wà tàjọ́ pé tẹ́ bá ti rẹ̀ tí kò lè di sísà tí ń ta tọ́wà di lemẹ́lemẹ́lemẹ́lemẹ́lemẹ́lemẹ́lemẹ́lemẹ́lemẹ́ kò sì gbọ́dọ̀ kọjá sísà tí tọ́kùn mẹ́wàá bá ń ṣe mẹ́sàn kí sì ni tí ó fà wọ́n pẹ̀ni ọjọ́ tó náà lọ ọjọ́ wà tí ọ lọ ra tara nkankan àwọ̀ ti délé sáájú ẹ̀ ọjọ́ tí kọ́kọ́rọ́ wà lọ́wọ́ ti ẹ̀ náà tán ti délé sáájú rẹ̀ yóò wọn mú àwọn ẹ̀ṣẹ́ sí mọ̀mọ́ alọ́sọ̀tọ́lá tí ń sà ń sọ wípé ara alé ìyàwó ara alé ọkọ nítorí pé wọ́n bùkátà àwọn nǹkan tí ò ti pamọ́ fún ẹ bí ọ̀bá sí ìtúsùn dẹ́sàlẹ̀ kòkò ọ̀rọ̀ wọ́n sáyẹ̀jú ẹ̀ tí ó wọ́n kó lọ ọgbá o wọ́n kó ràwọ́ olójútù ọlọ́ni ọ̀dá final stage ẹwà ti bẹ̀tẹ̀ tí ń bábọ̀ wáàsí wáàsí ọ̀n gẹ́gẹ́ èèyàn mẹ́rin lè ṣe nù wa tí ó pè àwọn ẹ̀wọ́n sí <laughs> <laughs> Muslim oh, yeah ọ̀gbọ́ ẹ̀lú ajá lẹ́sì rí à ó bẹ àfikọ́nà wọn máa ọ̀rọ̀ wọ̀n fún à ẹ̀ẹ̀mọ́ èmì kẹjọ́kù mo dìfáì wọn pé obìnrin lẹ́n tí ó máa sọ fún yín wípé ohun ò lè jẹ́bẹ̀ tútù ìdí ìsásun wọn ò sí gbọdọ̀ gbóná ọbẹ̀ tútù sẹ́yìn ìmẹ́fẹ́nù mi kan arákùnrin ẹ̀yìn náà lẹ́fẹ́ sí láàánú wọ́n sì lọ gbé sí ní ìdáwà sí gẹ́gẹ́gẹ́ gáàsì rẹ̀ kíni pọ́tù ìfìdí ẹ̀kan lẹ́rí ọgbọ̀rọ̀ wọ́n fẹ́ bẹ́ẹ̀ ìfìdí jẹ́bẹ̀ tútù lọ́wọ́ ẹ̀yìn lẹ́mẹ́rẹ́ bà sí sí ìmọ̀ bí ẹ̀ṣe máa kó bí ẹ̀ṣe máa sàṣeyọrí ìlọ́fà tó fi jẹ́ wípé àwọn ń wò pé Ọlọ́run fi àwa sàdẹ́wò fáwọn ẹgbẹ̀rún fi sàdẹ́wò fún alẹ́ ìtọ́pọ̀jù kò ṣe ní rí bẹ́ gbogbo ẹni tí a bà rí mú dálìjẹ̀ náà nú wọn agbàkòwé ní wa ni ẹn tí ó ní mọ́sù tí sì ń dálágbára amẹ́lẹ̀ ìtúwà sọ pé tọba tó bẹ̀ ìwọ̀ tó dìde ẹ̀yìn ló tọ̀kẹ̀ lẹ́ẹ̀kejì ọlọ́njọ́ ọlọ́n ó náà mẹ́jẹ̀mù irú méjì òun yóò pè ọgbẹ̀gbẹ̀ dù hìbọ̀rọ̀ ẹni tó jẹ́ wípé ó rí lúródé ìsẹ̀mí ìṣesí àwọn obìnrin ibẹ̀ láti wá gbé tó jọmẹjọ bí ni ọ̀rọ̀ ó sì lè já sí irú agbára wo lọba dẹ́dà gbé fún méjèèjì sáà méjèèjì lágbára tefrik sí ó sì lágbára taufik rahman ibi tá ti fil khutubati al-qadima in karfil baqiya ń bí ọ inú àdàmí kan sí rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn méjì àsọkú pàdé rẹ̀ o méjì àkó láyé lẹ́ntó bìnú sí ọlọ́n ti yọnu sí àkó tó mú asọ́dọ̀ o sàárè wa méjì ògbóná o gbangbàlì kíámà méjì òbúrú fún o méjì a máa lọ sálì jẹ́nà kí bàbá àti yá àtàmà wa kí wọ́n máa lọ náà mẹ́sì alọ máa ná ń pẹ̀lú kọ̀kọ̀ wa láyà fi ọlọ́kàn mẹ́ o ibi ọkà wá ti balẹ̀ méjì àpáyà mẹ́mọ́ bí hakila haula wala quwwata illa billah alhamdulillah alhamdulillah alladhi انفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من الخلق أحمده وأمجده وأؤلله وأكبره وأشكر على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد عباد الله أوسيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل أمرنا بذلك في كتاب العزيز في مواضع كثيرة قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام ربنا سبحانه وتعالى علف بين قلوبنا رأفة ورحمة بهذه الأمة وربنا سبحانه وتسامى جعل للرجل إذا صارت زوجته ناشزا جعل في يده ثلاث مراحل للعلاج لعلاج هذا النفور والشقاق والنشوز العلاج الأول الوعظ فإذا لم تنتفي المرأة ولم تزدجر ولم تتعظ بهذا الوعظ ينتقل الرجل إلى الهجر فإذا لم تنتفي بالهجر أيضا يلتجي إلى الضرب ضرب غير مبرح ولا مجرح كما ثبت ذلك عن رسول الله صلى الله عليه وسلم أما إذا كان النشوز من قبل الزوج جعل الله سبحانه وتعالى لعلاجه شيئا واحدا ألا وهو السلح وهو أين تتنازل المرأة من حق من حقوقها لترضي بعلها فرارا من التفريق فربنا سبحانه وتعالى يعاملنا برحمته سبحانه وتسامى ولكن كيف يكون الأمر إذا اشتبى أمرهما واختلط حالهما لا ندري من الناشئ منهما وكما يدعي الزوج النشوذ والنفور على زوجته كذلك هي تدعي عليه الظلم وتقصيرا في بعض حقوقها من هنا وضع الله سبحانه وتعالى لنا علاجا إلهيا سماويا فقال سبحانه وتسامى وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهلي وحكما من أهلها إن يريد إسلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد الذين اصطفى عباد الله أوشك ونفسي بتقوى الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام فربنا سبحانه وتعالى أراد ابن الخير ودلنا على هذا الخير ألا لسان رسوله صلى الله عليه وسلم بقوله خياركم خياركم لأهلي وأنا خيركم لأهلي صلوات ربي وسلام عليه أمة الإسلام أطفأ الله لنا نار النشوز والنفور ببعثة حكمين عدلين كل منهما يكون ذا خبرة على إشرة النساء واحد من آل الزوج والآخر من آل الزوجة إن يريد إصلاحا يوفق الله بينهما حقا اختفى للعلم في من يتولى توليتهما من الذي يتولى توليتهما قال بعض للعلم بل القاضي من المحكمة والذي يبحث حكمين عدلين واحدا من آل الزوج والثاني من آل المرأة والقول الثاني أن هذين الحكمين من أولياء الزوج والزوجة فأسرة الزوج تختار حكما منهم كذلك أسرة الزوجة تختار حكما منهم ويتجالس وينظر في أمرهما في التفريق أو في التوفيق وقال بعض للعلم بل هذه التولية يتولاها الزوجة والزوج, الزوج والزوجة برضاهما فربنا سبحانه وتعالى نص على هذا بقوله فبعثوا حكم من أهله وحكما من أهلها ولكن لهذين الحكمين شروط لا بد من توفرها فيهما ومن هذه الشروط نستعنف الخطبة في الجمعة القادمة إن كان في العمر بقية ونسأل الله الرحمن أن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا دمر أعداك أداء الدين اللهم ربنا انتقم لبارك المستضعفين من المؤمنين والمؤمنة في كل مكان اللهم ربنا انصر المجد في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا تب علينا يا ربنا وتب على التائبين اللهم ربنا تب علينا وتب على التائبين اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم ربنا عاملنا بما أنت أهله فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعاملنا بما نان أهله فنان أهل الذنوب والمعاصي اللهم ربنا كلنا مؤيدا ونصيرا يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا قنا عذاب النار اللهم ربنا قنا عذاب النار عباد الله وعلمنا ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدوم القائف قرصة الثابتة من صلى علي صلاة صلى الله نبي عشرة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن نبي التوبة نبي الرحمة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وسابه وسلم تسليما كثيرا